إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ونخامسا ó ní ẹlẹ́ẹ̀karùn òun náà ni pé anna muluka dúnìyà fuqara àwọn lọ́bàlọ́bà ayé aláìní ni wọ́n yanfadu alladhi indahum nǹkan tó wà lọ́dọ̀ wọn ó tán ọ̀rọ̀ tí wọ́n ní yóò tán wọ́n ni wala yakunu indahum shay ìkankan ò ní padà sí lọ́dọ̀ wọn máa ويحتاجون إلى القرض ثم نبكات سي القرض ومن نبكات سي كما يهو وإلى الاحتيال àti kan ma jàmbá àwọn èèyàn kan ma dọ́gbọ́n kan ma lọ àwọn hiyal wani wa Allahu jalla ala a mẹ́rin lọ́wọ́ báwọ̀ وعنده خزائن السماوات والأرض ọ̀dọ̀ rẹ̀ ní pẹ́pẹ́ ọ̀rọ̀ tí ń bẹ ní sánmà àti lẹ́wà ọ̀ wa huwa ghaniyyun karim ọlọ́wọ̀bọ̀ ọba ọlọ́rọ̀ ni ọba tó tún wá ma ń ta ọ̀rẹ́ ni wọ́n ni ẹ̀yàn rúsùn mi o law anna awwalakum tó bá ṣe pé ẹni alákọ̀ọ́kọ́ yín wa akhirakum àtẹni tó gbẹ̀yìn nù yín wa insakum àti ọmọ èèyàn nù yín wa jinnakum àtàlìjànú nù ala sa'idin wahidin wọ́n dúró lórí ààyè kan ṣoṣo fasaluni gbogbo wọn bí mi fa'ataytu kulla wahidin mas'alata mo wá fún ẹni kọ̀ọ̀kan ní nǹkan tó béèrè fún ma naqasa dhalika mimma indi eléyìn wọ̀n ní dín nǹkan tó wà lọ́dọ̀ mi kù illa kama yanqusu al-makhid àyàfi bí abẹ́rẹ́ sí ma ń dínkù idha udkhila al-bahra tàbá ti abẹ́rẹ́ bọ inú fi gbogbo awwalahum wa akhirahum aláwọ̀kọ́ wọn àbí awwalihim wa akhirihim àbí wa awwaluhum wa akhirihum èwo ló jẹ́ abu makbil kí ni rabu awwaluhum wa akhirihum ní bíbá khabaru fún خبر tẹ̀bí kọbárù ìtànkù ní kọbárù ní nǹkan tí ń fún wa ní ìrò nípa nǹkan àmì so ìrò tó ní ṣe papọ̀ mọ́ nǹkan tó jẹmọ́ bí iṣẹ́ so eléyìí fún wa ní ìrò tó tó wọ́n kàn nǹkan tó ń fún wa ń rò nípa ní ìrò tó tún wá ń kọ̀mplítì nǹkan yẹn tó ń kọ̀mplítì mubtada ìdápẹ̀ ní khabar ní eré yóò pé yúgbẹ́jì méjèèjì hmm? Abu Muawiya kí ni ìrọ́bù àti awwaluhum wa akhiruhum ní bíbẹ̀ Hmm? kí ló dé kí wá ní yóò mọ̀ gbà bóò láti pè kí ni yóò mọ̀ gbà kí lápè hmm? awuwa kí ni kí ló dé awwalihim wa akhirahum okay okay kí lórí tó fi jẹ́ bẹ́ẹ̀ eh, so ó túnmọ̀ pé nǹkan ọ̀tọ̀ náà jọ ń ṣe bádàlì fún àbí kò lè gba kẹsìtọ́rọ̀ ẹ̀ṣọ́ jẹ́ bádàlù fún khalq wọ́n jẹ́ bádàlù fún khalq ẹwà ní akhirah sí ìgbàtán sọ ń pa akhirah correct afá Ibrahim ẹ́ kí ló dé àwọ̀lùhúnlẹ̀ ń pè àbí tó fi jẹ́ awwaluhum kí ni kò méjèèjì náà rọ̀ àbú ìbí ń pa kọlùkù ẹ̀tí ń gbégbá ìǹkan tó pọ̀ lẹ̀tí ń gbégbá bí kí ló dé tó jẹ́ awwaluhum tó bá jẹ́ atful bayan fún khalq sí ìǹkan tó bá jẹ́ atful bayan sí kí tá bá nǹkan tó bá jẹ́ máa tó fàmí ẹ̀hẹ́n kí a lórí tí ẹ̀yìn wọ́n ni awwaluhum ni awwaluhum Muawiya náà lọ́fẹ́ gbájú but ibi táwọn náà ti gbé gbági òun ni ibi áhírọ̀ tó bá jẹ́ wá sọ pé áhírọ̀ ní gba kílùkọ́ rẹ̀ kò ní gba kínápẹ̀ jar ṣe bí mọ̀dọ́fù ni so bẹ́ẹ̀ ni badali ni fún khalq badali ni àbí badali náà tí ẹlò ló bá mú jù so badali ni fún khalq so badali ni òní fún khalq òní falaw anna kullal khalqi awwalihim wa akhirihim so badali ni fún khalq so yàrá bukakana wọ́jọ́ gbà wani wa insihim wa jinnihim àti ọmọ èèyàn wà àtàlìjànú wọn o ijtama'u gbogbo wọn papọ̀ fi sa'idin wahidin wọ́n kó tó kọ papọ̀ sáyè kan wa sa'alu gbogbo wọn wá bèèrè bẹ́ẹ̀ náà wọ́n ni wa a'tahumullahu hawa'ijahum Ọlọ́run fún ẹnì kọ̀ọ̀kan ní nǹkan tí ó ń bèèrè fún ní ayé sa'id tí wọ́n kójọpọ̀ sí ìtàn pín sa'id láyé tó tẹ́ plain feed feed feed náà pè ní sa'id feed so wọ́n ni a fi sa'idin wahid wa sa'alu wa a'tahumullahu hawa'ijahum kí ni àwọn bẹ̀lẹ̀ ìjẹ abu abu bẹ̀dà kúl tó wà ń bẹ̀yà àti kàtọ́wà lẹ́yìn rẹ̀ kí ni àrọ́bù rẹ̀ ẹ̀nà èyí tó wà lókè tíra pàpátá kí ló dé èyí tó jẹ́ torí pé ó jẹ́ bádàlì fún hawa ìjẹun Abu Muawiya sángbà Abu Muawiya sángbà bẹ́ẹ̀ ni kìí ṣe bádàlì tàwkìdì torí jẹ́ tàwkìdì so torí pé taukidi ni bó ni ajurmiya ti sọ kullahum wa ra'aytu an-nasa kullahum abinka kullu jama'a so so kullu taukidi ni at-taukidu so àbí ṣe at-taukidu al-lafzi àbí ma'anawi abu mukbil sai a taukidun lafzi ne abi al-ma'anawi sai a taukidun lafzi ne abi ma'anawi sai a taukidun lafzi ne abi al-ma'anawi tí ó tawkidul lafzi ní àbí ma'na ẹ́ abúd sí at-tawkidul lafzi ní àbí ma'nawi ní kullaha hawa'ijahum kullaha wa a'tahum hawa'ijahum kullaha ẹfẹ́ àwọn àbúrẹ̀ yà sọ́lá ò tí rí orchid ẹ̀tì ẹ̀gbọ́n tán pè pín ta orchid rẹ̀ rí ó jájọ́jì ẹ̀gbọ́rí ẹ̀kílẹ̀ pé bádàlìkọ́ so kullaha tawkid ni so Abu Ubaida sí tawkid lafzi ni àbí tawkid ma'nawi kílẹ̀ pé ẹ̀ ṣọ́ afá Ibrahim sí tàwàkìdì láti ní àbí ma'anawi kí tó jẹ́ ma'anawi kí ló dé tó jẹ́ ma'anawi kábà bí mọ̀kún ẹmọ tẹ́ ìsọ́n tó dùn ẹ̀kàn sọ́ bẹ́ẹ̀ni nítorí pé nítorí pé tawkidu lafzi ní ká repeat ọ̀rọ̀ yẹn gangan so jaa jaa zaidun so àbí uh, so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣá so gẹ́bọ́ sí ma wá nínú Qur'an lọ́pọ̀lọpọ̀ wà tawkidu lafzi so tawkidu ma'nawi tí wọ́n bá ti repeat ọ̀rọ̀ yẹn gangan so nínú àwọn mẹ́jẹ̀mọ́ tawkidu ma'nawi wá rí òun ni pé àìdù pọ̀lọ̀ padà sí nǹkan tó jẹ́ mu'akkad dọ̀míìrù pọ̀lọ̀ padà sí nǹkan tó jẹ́ mu'akkad so gẹ́gẹ́ bí kullaha so jami'ahum ok tàbá wá sọ pé dọ̀míìrù pọ̀lọ̀ padà sí nǹkan tó jẹ́ mu'akkad ẹlẹ́wà ń sọ ra'aytu an-nasa jami'an ra'aytu an-nasa jami'an Abu Mu'awiya pẹ́ta rí dọ̀míru kaka tó padà sí nasa ra'aytu an-nasa pẹ́ta rí dọ̀míru kaka tó padà sí nasa رأيت الناس جميعا àbí ẹ̀kátẹ̀tún méjì tí ò ní ìṣtìbáwa tẹ́lẹ̀lẹ̀ èyàn tẹ̀tún lè wọ́ sí hal ẹ̀rẹ́ wọ́ sí pé a kìí ṣe tàukìdì ní halin pé jẹ̀míyàn bí mo ṣe rí mo rí wọn lápapọ̀ so but èyí tí ò sí wọ́ sí hal rárá so gẹ́bí àpẹẹrẹ tí Ibn Jurayj mú bá mú wa so ẹ́ eh? àpẹẹrẹ olómọ́ wa já alqawmu ajma'in já alqawmu ajma'in ilé ìkò sí tafẹ́ wọ́ sí ní gbogbo ya halin so bọ́ọ̀lẹ́ so jami'an àti ajma'in so bọ́ọ̀lẹ́ sí kílódé tí ó sí domin fún so ẹjẹ́ká lọ ìwádìí rẹ̀ dáadáa so ká fúnra wa ní èrò tó bá di ìgbà mí inṣáàlá so wọ́n ni wasa'alu wa a'ta'umullahu hawa'ijahum kullaha la yanqudu dhalika min mulkihi shay'a eléyìí ò lè di ọlá Ọlọ́run bá kò ti ara wọ́n ni bí khilafi muluki dúníyà yàtọ̀ sáwọn lọ́balọ́ba ayé wọ́n ní falaw a'tu tó bá yí pé wọ́n fún àwọn èèyàn ní nafada alladhi 'indahum in tó wà lọ́dọ̀ wọn tán wọ́n ní qala ta'ala olówà ní ma 'indakum yanfad in tó dáwà lọ́dọ̀ yí tán wọ́n ní fa qiyasul khaliq subhanahu ala kí wọ́n máa fi ọba dẹ́dà fi wé àwọn ẹ̀dá rẹ̀ bí ittikhadil wasa'iti pẹ̀lú kíkẹ́ ma máa wọn intermediaries indahu lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ bá qiyasun bati qiyasi tí ó wọlé ní min wujuh muta'addida min pé kílọ̀kọ́ rẹ̀ lára àwọn mẹ́jẹ̀mú kìyàsì òun náà ni pé àìlà gbọ́dọ̀ jẹ́ nǹkankaná àìlà gbọ́dọ̀ yàtọ̀ síra wọn so àìlà kò gbọ́dọ̀ yàtọ̀ síra wọn so àìlà tí eléyìí fi jẹ́ báyìí so agbọ́dọ̀ àìlà yẹn náà níbi eléyìí so pàápàá jùlọ nínú irú àwọn kìyàsì báyìí kìyàsù ṣàbà so wọ́n ti bí ìbáyìí ó ti yàtọ̀ gẹ́gẹ́ kọ́lá kò tí ẹ okòkò ẹ̀ ńlá yàtọ̀ gan kò tí ẹ jọra wọn ara ti ara asìlò kìyàsù tí ẹ jọra wọn ara ti ara so wọ́n ni aṣubuhatu thalitha wọ́n ni ṣubuha ẹlẹ́kẹta àti parí ọ̀rọ̀ nípa àwọn èèyàn tó máa ń complain fún ọlọ́wọ́ ba so àti bákanáà àti parí ọ̀rọ̀ nípa àìdí táwọn èèyàn fi mú àkàsọ̀ so rọ́dù ṣúbà àwọn èèyàn tán mákàsọ̀ so tíra yìí ó sàǹfàní débi pé kódà tí yóò bá rí gbogbo ẹ̀kà fáwọn èèyàn so àwọn abala tí yàn bá rí ká fáwọn èèyàn tí yàn bá rí pé ibi tí àdánwò àwọn èèyàn wà ní ìyàn lè ká fún wọn irú àwọn tó ṣe pé ìmá fẹ́ lómí ìsákàsọ ni èyàn sàlàyé bíbáyé fún wọn bẹ́ẹ̀ ni àwọn ẹlòmí ó takú náà ni pé àníṣẹ́ àwọn fẹ́ kú lórí ẹbọ náà ni so but ọlọ́wọ́n bó sì fi yáwọn ẹlòmí wọ́n ni aṣubhatu thalitha wọ́n ni ìrújú ẹlẹ́kẹta wọ́n ni alwasa'itu wọ́n ni kílùkọ̀rì aṣubha in tán gbàlérù pẹ̀lú ṣubha ni pé ṣe ọ̀pẹ́ in tán wò ní pé àwọn èèyàn tán máa ń fi àwọn nǹkan sàkásọ̀ lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ bá wọ́n ti dákọ pé àwọn ènìyàn wá ní ṣubha oríṣiríṣi wọ́n ní ṣubha aláwọ̀kọ́ tán ní òun náà ni pé kíni ilé nínú pé àwọn tẹ̀lé tọ́lọ́wọ́ bá pàwọn lásẹ̀ náà ni pé ọlọ́wọ́ bá ní wàbítẹ́kù ilayhi alwasila so ṣúbà aláwọ̀kọ́ náà ẹlẹ́ẹ̀kejì ni pé ṣúbà ẹlẹ́ẹ̀kejì ni pé wàsá ìfì táwọn mú àwọn fi ń gbé ọlọ́wọ́ bá gani nípa àwọn òfẹ́ já wọlé lọ bá ọlọ́wọ́ bá street bẹ́ àwọn òfẹ́ lọ já lọ ọlọ́wọ́ bá bẹ́ so ara ọ̀ wọ́n ni a ṣúbà tó sáàrìta ṣúbà ẹlẹ́ẹ̀kẹta táwọn èèyàn fi mú àwọn intermediaries láàrin wọn àtọ́lọ́wọ́ ọba wọ́n ni alwasaitu wọ́n ni àwọn intermediaries àwọn akasọ̀ táwọn mú rijalun salihun àwọn yà dáadáa ni wọ́n wa lahum makanatun 'inda Allahi subhanahu wa ta'ala àwọn ẹni yíwọ́n dẹ̀ ní àwọn àyè tó gagan lọ́dọ̀ Ọlọ́run ọba wọ́n ni fa nahnu nas'alu Allaha bihim ẹlẹ́sẹ̀ gbáàlàwà wa ha'ula'i rijalun salihun àmá wẹlé ìyàrí ni wọ́n wa lahum makanatun 'inda Allah àwọn ilé ìnípò lọ́dọ̀ Ọlọ́run Ọba fanatulubu minhum so a ma request lọ́dọ̀ wọn an yuqarribuna ila Allahi zulfa ẹgbẹ́ sùkan sún àmọ́ Ọlọ́run Ọba wọn wa an yashfa'u lana 'inda ẹgbẹ́ kan sì bá wa sì pẹ̀lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wọ́n ni wal jawabu an dhalik wọ́n ni èsì fún ilé anna salaha al-akharin ní pé káwọn ẹlòmí kan jíyàn dáadáa wa amal al-akharin àti sí àwọn ẹlòmí laysa laka fihi istihqaq ìwò lẹ́tọ̀ sí na so ìwò ní ẹ̀tọ́ kankan sí pé wọ́n jíyàn dáadáa bí wọ́n ní wọ́n ṣiṣẹ́ dáadáa wa amaluhum lahum iṣẹ́ tàdátán ṣe tí wọ́n ni wa anta la yanfa'uka illa amaluki ìwọ kò sí tí ó sí ọlánfàní àyàfisẹ́ tí ẹ wọ́n ni fàídà alámiyẹkùn láka amalun tó bá ti pé kò síṣẹ́ fún ọ fàháwùlá hilayen fa'ok àwọn ẹni yóò lè sí ọlánfàní yawma la tamliku nafsun li nafsin shay'a ọjọ́ tó ṣe pé ẹ̀mí kan ò lè yóò ma sá fún àwọn ọmọ ya rẹ̀ wa ummihi wa abihi àti bàbá rẹ̀ àtàwọn ayá rẹ̀ wa sahibatihi wa banihi àti ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ li kulli imri'in minhum gbogbo èyàn kọ̀ọ̀kan nínú wọn yawma idhin lójọ náà kí lè tẹ́lẹ̀ fi wájẹ́ yawma idhin báyìí ẹ́ kí tẹ́lẹ̀ jẹ́ yawma idhin ṣe bó kọ́ ni tí ó lè jẹ́ yàwùmá ìdùn ṣe bí àsúlù fókọ ní pé kó sí sẹ́kíní ugbàrọ fún ọ̀nà so kí ni gbogbo ilé ìbáyìí nínú náhù hmm? abúd yàwùmá ìdùn ẹ̀kẹ́ tẹ̀wà bá ní pé ọmọ àdúgbò kan ní kakùrá ní abásàlọ́wà kalójọ́ so ẹ̀yà ẹ̀dàkùn àfáàsún náà ẹ̀dàkùn kí ni ọ̀rọ̀bọ̀ ayẹ yìí ẹ bá ti lè ṣe fún mi mi náà gba súnà lónìí so kí ẹ sọ fún fẹ́ sọ fún ní kí àtọ̀ òní gba súnà náà ni sí ń tẹ́ sọ fún mọ́ kó lè lọ Abu Ubaida gẹ́rẹ́rẹ́ Abu Muqbil yawma idhin àfá Ibrahim tó lọ fi jẹ́ yàwó mẹ́ìdì ni ìrọ̀dẹ́ ìdíọ̀dẹ́ jẹ́ yàwó mẹ́ìdì ẹ̀ ń wò pé temyiz ẹgbọ́ Abu Muawiya kí lálàyé ìyàwó mọ́ ìdìn bíbà ẹmọ́ bẹ̀rẹ̀ nípa ṣe náà púpọ̀ lónìí ọ̀rẹ́ ara púpọ̀ gan tipatipa gan mo fi ń ka àwọn kẹtí ń ka yàwó mọ́ ìdìn musta'an kí wá ní rọ́bù ẹ̀tẹ̀ gbìyànjú rọ́bù kí ní rọ́bù ní ìmọ̀gbọ́n tó bí ti síbẹ̀ ló bí díẹ̀ mọ̀ ẹ̀bọ̀ yàwó yóò máa jẹ́ rí mọ̀lọ́gbà tí mọ̀lọ́gbà ní ilé ìṣà ẹ̀bọ̀ máa láyé rìn rọ́bù kí wá ní ọmọ ẹjẹ́ kí lẹ́wọ́n yawma مفعول fihi ni مفعول ni so إذ idh náà ló wà actually compound word لروي yìí ọ̀rọ̀ tán join méjì papọ̀ yẹ́bẹ̀ ọmọ àwẹ̀ àṣẹsọ so compound word ni أتي àti idh so yawma مفعول fihi lahu so إذ واري zarfu إذ so zarfu يعني ni idh so wọ́n ma wá tún àtàchì idh máwọn dhurufu mi wọ́n ma àtàchì idh máwọn dhurufu mi gẹ́bí hína hína idhin ọ̀yẹ́ okay. so hína idhin tanwini ya lè tanwini tán pè ní tanwini al-iwad tanwini tó ma representi kankan so iwadun anil ẹ̀ṣọ́ so ìwà tó náà ní ìjúmìlẹ̀ ni ó wọ́n represent sentencing likulli mri'in yawma yafiru almar'u min akhihi wa ummihi wa abihi wa sahibatihi wa banihi sha'nun yughni so ti so likulli mri'in minhum yawma yafiru almar'u min akhihi wa ummihi wa abihi wa sahibatihi wa banihi sha'nun yughni so idh zarfu ni so if zarfu ni so wọ́n máa tàchẹ ma àwọn dhurufu mi so máa tàchẹ ma àwọn dhurufu mi so àbò ṣe jẹ́ nìyàn wọ́n ni likulli mri'in yawma idhin kí lẹ fẹ́ bẹ̀rẹ̀ yàwó kí tí ó fi jẹ́ idhin òun náà ti sọ wọn náà kìí ṣe kí ni ẹ̀yà ti sọ fún yín pé tenwin tenwin tó wà ń bí èsè látara ìdọ́fà actually òun náà mú ti ṣàlàyé gbogbo ẹ̀ mú ní tenwin ò láìwàd ní ok yí tẹ́ wọ́n bèèrè ní pé tó fi jẹ́ zin tí ó lè jẹ́ zun ìdọ́fà náà so ìdọ́fà náà oye so ìdọ́fà náà so وتنوين تنوين العوض تنوين تنوين العوض so ni yawma idhin sha'nun yughni sẹ́ni kọ̀ọ̀kan lọ́jọ́ yẹn yóò ní condition tí ó ṣe kíni tí ó tó so wọ́n ni fasalahuhum la yanfa'uk àwọn àkájíyàn rí kò sí wọ́n láǹfàní ma dumta laysa laka amal tí wò bá ní sẹ́ kankan tí wọ́n sí falimadha la ta'mal anta kí lé tí wò fi wá sí sẹ́ ìwọ̀ حتى تكون كن يعرب وأنت به أبو عبيدة ولماذا لا تعمل أنت فاعل أبو سفيان سيغطاني سي فاعل Antami. Anta. Querido, eu é o à ń ta olówó àmì ìwọ láńtà wa ìmí ò láńtà kankan mẹ́ hmm? bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so tawkili so tawkili nítorí pé àkílọ̀kọ̀ rẹ̀ fa'ilu rẹ̀ domiru mustatirun wujuban so bí gbà pé yàn sọ pé la ta'amal anta anta so falimada la anta so kí lè tí wọ́n fi ṣiṣẹ́ so hatta takuna salihan tí wọ́n náà fi jẹ́ èèyàn dáadáa wa qariban min Allah tí wọ́n náà fi sikini tó sì fi súnmọ́ lọ́wọ́ ba so amma an ta'taqid so ṣùgbọ́n kí wọ́n ní àdìsọ́kàn annahu yuqarribuka ila Allah nípo yóò súnmọ́ lọ́wọ́ ba amalu ghayrik iṣẹ́ lómi tó yàtọ̀ sí tiẹ̀ wọ́n ni hadha min al-khabal nínú òfò lélé yóò qala Allahu jalla wa ala ọlọ́wọ́ bá sọ pé tilka ummatun qad khalat àwọn ọjọ́ kátà ti lọ lélé laha ma kasabat wa lakum ma kasabtum àwọn kátà ti ṣe nìyẹn o yóò ma bẹ́ fún wọn o yóò sì ma bẹ́ fẹ́yìn náà kátà ti ṣe wala tus'aluna amma kanu ya'malun ọlọ́wọ́ sì níbi nípa àwọn kátà ti ṣe wọn asìlò relate jẹ́ níbi pé kíyàn mind the business ara rẹ̀ so gbogbo àwọn science science ayé ìsí níbi pé a fẹ́ ma ẹni tó wọ́kọ́ gun àwọn tó ṣe nǹkan so ìmọ̀ta ní kẹrìgàn so ọlọ́wọ̀bò ní bí wá ẹni tó kọ́kọ́ gungi so gbogbo àwọn jagbajagba báyìí in ta ní láti ma ta fi jèrè láyé ọlọ́wọ̀ bá ti sàràyẹ rẹ̀ fún wa gbogbo nǹkan yòókù pátápátá so a ní bùkátà sí o àbíkọ́ sí pé jahlu ma la yadurru ni àìmá rẹ̀ kò ní pàwà lára so kò ní pàwà lára so wọ́n ní fala yanfa'uka salahuhum so káwọn jíyàn rí ò sí wọ́n láǹfàní wa qurbuhum min Allah àti pé àwọn súnmọ́lọ́wọ́ bá kò sí wọ́n láǹfàní náà so idha lam anta tí wo bá jẹ́ o ala amalin salih lórí iṣẹ́ dáadáa wa ala aqidatin salima àti lórí aqida tó lálàáfíà fa innahum la yanfa'unaka abada wọn lè sí ọlánfàní láyéláyé o wani wa aidan wani bákaná amaluka hadha shirkun sí pé ìwọ lọ ń ni so iṣẹ́ tó wal mushrik ẹlẹ́bọ̀ tún wárí la tuqbal fihi shafa'a wọn ò ní gba ìṣìpẹ̀ fún anna Allaha jalla wa ala yaqul torí pọ́lọ́wọ́ bá ń sọ pé fama tanfa'uhum shafa'atu shafi'in ìṣìpẹ̀ àwọn olùṣìpẹ̀ oníṣẹ́ wọ́n láǹfàní fani falmushrik wọ́n lólùsẹ́bọ̀ la tuqbal fihi shafa'a wọn ò ní gba ìṣìpẹ̀ rẹ̀ wa ibadatu ghayrillah àti ìjọsìn fẹ́lómi tó yàtọ̀ sọ́lọ́ ọba wọ́n ni wa ibadatu ghayrillah shirkun ìjọsìn fẹ́lómi tó yàtọ̀ sọ́lọ́ ọba wà lè ẹbọ ni wa in kunta taz'um tí wọ́n gan bá ń rò annaka ta'buduhum nípò ń jọ́sìn fún wọn li ajli an yatawassatu lak kan ba fi dúlà ní fọ́ inda Allah lọ́dọ̀ ọlọ́wọ́ ba fa فعليك أن تصلح عملك مع الله ودوار يكون تسير سبحانه وتعالى ولا تلتفت إلى أعمال الآخرين مما بوسيع ويلومين لأنها لهم تربي سيتي ونيو فصلاحهم وعملهم لهم سيسدا داوا تسوا تيواني ولا ينفعك أنت وليس ولا ينفعنيه إلا عملك الصالح أفي سير دادا فإن لم يكن لك عمل صالح tí ó bá sì iṣẹ́ dáadáa fún ọ fala ahadun yanfa'uka bi'amali kò sẹ́ni kankan tí ó sì ọláǹfàní pẹ̀lú iṣẹ́ rẹ̀ hatta walau kana aqraba aqraba an-nasi ilayk kódà kò bá ṣe pé ó jẹ́ àwọn èèyàn àkílùkọrì ó jẹ́ ni so kọ́lọ̀n bá kọ́wọ́ tí ma tó yẹ kòrò fún ọbọ́yá tó bá dìbà mí a tó ní láti kásí lọ́rùn sàn kọ́lọ̀n bá kọ́ ṣe àríkún láfẹ́ subhanaka wa hamdika